الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كاتيك فون النبي محمد صلى الله عليه وآله وسلم ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó mọ́ bá ìsìn islamu yẹn jẹ́ gẹ́gẹ́ bá sí ń ṣe àlàyé fún ara wa òun náà ni asíhìrú òun náà ni idán ní àná àti wá ṣàlàyé kí náà ń pè ní síhìrún hakikiyun idán a ní pé idán pín sí méjì ìkan tó jẹ́ hakikiyun ìkan wà tó jẹ́ tẹ̀kìlíyun ẹ̀dẹ̀ ṣàlàyé pé sẹ́rùn àkèké yun ọ̀nà ni ìmá irú àwọn nǹkan tí wọ́n ma ń wí tí wọ́n kọ àwọn áti mẹ́kan kákàkiri tí wọ́n wá wí yálà Yorùbá náà fi kọ́ ni àbí Lárúbáwá ni àbí èyí ìwù nínú èdè tó máa fi kọ́ àbí àwọn ọ̀fọ̀ orúkọ àbí àwọn ọ̀rọ̀ tó ṣe pé yutamtamu bihi àti ìmọ̀ wá ìrànlọ́wọ́ pẹ̀lú ṣaitan àti àwọn oúnjẹ ni àti pààrú ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n mọ́ ń dé gbogbo léyìn kọ́ òkú sí tí ò ní dán nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni sihrun takhyiliyun bi an ya'mala ẹlẹ́ẹ̀kejì ní kó máa ṣe nǹkan tó ṣe pé kí níyẹn kìí ṣe kó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmá yóò máa orí lójú àwọn ìyàbí kó ń ṣẹlẹ̀ bí kíyàn sọ òkúta di ẹranko aw annahu yaqtulu shakhsan wa yuhyi àbí kó pààyàn kan ní ìsìn kó dẹ̀ tó jí padà yaqta'u ra'sahu thumma yarudda yóò gé orí rẹ̀ kó mẹ́ báyìí yóò dẹ̀ tó ohun tó bá báyàn lọ báyìí á kó báyìí yóò yọwọ́ kó níbi ọrùn ọwọ́n bí a níbi ìjìká ń bí yóò sì dúdá padà sí ibẹ̀ ilé iná kọ sihrun ní idán takhyiliyun aw annahu yajurru sayyarata bi sha'rihi aw bi lisanihi aw bi asnanihi abikẹ́lò ma fi eyín o ni ma fi eyín famato a ma ń sàwọn kìní àkìní àgbà káwà tó pọ̀ gan o lè àbí kó so chain kó fi di chain ní báyìí kó ma fi fa tírẹ̀ àbí kó ma fi fa aeroplane gbogbo lè sírò ní ìdẹni kò fa àwọn annà sayyara ta tẹ́mṣe aléhi wà láti dúró àbíkẹ́ ní káwọn mọ́tò tí pàmọ́ kọjá lórí ọba yóò sì dìde padà ìkàkàun sí ní sí àwọn annahu yadkhulu fi an-nar aw ya'kulu an-nar àbíkẹ́ lómi wọnú náà àbíkọ́ sọ iná sẹ́nu kó gbé mi àwọn yẹ́tọ̀ anù nafsahu fil hadid àbíkẹ́ kẹ́lùmí mú nǹkan rí tó ń jẹ́ nǹkan mọ́ fi gún ààrẹ lójú báyìí yóò mọ̀ tí bọ́ ojú ara rẹ̀ báyìí èmi ti rẹ̀yìn tó mú ìgò ó sì fi gún ààrẹ báyìí wà láìpùsù wọlé àwòyákùlù zujaj àbíkókó ìgò sẹ́nu kó mọ́ oòrùn jẹ kullu hadhihi min anwa'i shawada gbogbo lè nǹkan nínú àbí shawada ni wa hiya la haqiqata laha ní kò ní reality mithlu sihri saharati fir'aun gẹ́gẹ́ bí idán àwọn onídán firaun ọlọ́run sọ pàgbé yukhayyalu ilayhi min sihrihim annaha tis'a ó ń rí lójú àwọn èèyàn látara sẹ́hẹ̀rù wọn ìjú ẹni kí wọ́n ṣe sẹ́hẹ̀rù ni because ṣáwọ́dà yìí kọ́ wọn ó sì kọ́ àwọn nǹkan mẹ́sìn nínú tó pé òun jẹ kò ní sẹ́hẹ̀rù nù but ilé ǹkọ́ min sihrihim àwọn ilé ti sa idán sójú àwọn èèyàn ni ó wá ń rí lójú àwọn èèyàn annaha tẹ́sà ipáwọn èjò yẹn move báwọn èjò yẹn move ọlọ́run tó sọ gbómi ní sáharu ayunan هذا سحر تخيلي وهذا يسمونه القمر التي يعملها الساهر على أعين الناس ثم إذا انتهت القمر عادت الأشياء إلى حقيقتها ó rí pé ó ti ní múdá ó ti ní tàbí kí ní ẹ̀mọ̀ fi ń wọ́k tí kí ní ẹ̀bá ti sẹ́tọ́ lójú ẹ̀bá yìí ó kà gbà àṣẹ́kù tí ẹni àṣẹ́kù tí ẹ̀kọ́ lójú kan àṣẹ́ ìgbàwó ẹ̀hẹ́ wà sí ẹ̀rù kúfùrún tẹwárí dánì ọlọ́run sọ ní Qur'an walakinna shayatina kafaru ọlọ́run láwọn shayatin àwọn ni wọ́n di kèfèrí kí náà ṣe yu'allimuna an-nasa sihra wọ́n bẹ̀rẹ̀ sí ní ma kọ́ àwọn ní idán as-sihru ta'allumuhu wa ta'limuhu kufrun billah idán ni ìmá kọ́ idán ìmá kọ́ àwọn èèyàn nídán méjèèjì ìmá kọ́ idán ìwọ́lọ́n lẹ́ni idán àbóhun tíṣà àwọn èèyàn ní méjèèjì ń kọ́ وهو نوع من أنواع الردة فالساهر مرتد إيه تباجي وندى كفرين كإنسي مسلمين إذا كان مؤمنا ثم سهر فإنه يرتد عن دين الإسلام تن يباد كفر تبا تبا جا مسلمي تلي هو لون سيدان يوك أتكون يوس إسلام باو ويقتل ولا يستتاب يواني بي نينو الإسلام ومن قواني كل أولي تبا àwọn ìrẹ kúfúrù mi wọ́n ní pé ya túbá ẹ̀ ìtàbà wà illa kútìl àwọn ilé ǹkan la yustatab wọn ò ní ní kó túbá ó ní dẹni wọ́n báyìí wọ́n pàlì ìdájọ́ tí wọ́n ń ṣe ìdájọ́ ìkẹrẹ wọn ní ìsinmi London democracy Islam kúfù ní wọ́n pa ọ̀nà onídò gbọdọ̀ kí nìdí yóò mọ̀ fi ara ní àwọn èèyàn díútù àwọn àṣírí burúkú títí bẹ lọ́wọ́ rẹ̀ ó ti mọ̀ bí ó ṣe ṣe báyìí bí ó ṣe pé àwọn olúgbò nǹkan àtàwọn ọ̀fọ̀ kan tó bá ti pé báyìí wò kàn nígbàdùn mọ́ ni a ni ogun lọ́bẹ̀ ni àwọn kan náà ni ó so tó bá ti wá lè kàwé pé onídẹ́ni wọ́n pà lẹ́ kẹ́nà ni wọn ò ní sọ wékó túbá because tó bá fílẹ̀ kó mọ gbélé ayé yóò mọ fi ara ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yóò sì mọ gbogbo oúnjẹ gbé wọ́n ni inda bá rí ulama lọ́dọ̀ pàmínú àwọn afán lè annahu hatta walau taba fi dhahir fahuwa yukhadi'u an-nas because onídẹ́ni tó bá túbá ní pé àwọn kan ló ń túbá ẹlẹ́tàn sí ni yóò mọ̀ tán àwọn èèyàn ní kò túbá wà láyé zíúlò ìdmùsẹ̀ ní kọlùbìhì wà láwọ́ta ìmá dánwò tí kó lọ́kàn rẹ̀ kò bá túbá ìmá ìdẹ́yẹn ìdẹ́yẹn kò tí kò bá túbá so ọlọ́n sọ pé wà máa yíwa limani min ahadin hatta ya kula innama fitnatun innama Allahu jalla wa ala anzala malakaini minas sama'i yu'allimani as-sihr ibtila'an lin-nas àwọn màláíkà tọ́lọ̀ bá ń sọ nínú àyà rẹ̀ Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fi àwọn dáhùn yẹ̀wò gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ayé tàwà yíkọ́ àdẹ́wò ni Ọlọ́run fi tó pọ̀ dẹ́yẹ̀wò àdẹ́wò wá ní méjì ni àdẹ́wò bilmakruhi àdẹ́wò bilmahbub Ọlọ́run fi nǹkan mí tẹ́yẹ in tí yẹn sì nífẹ̀ẹ́ sí gbàmí mọ́ dẹ́gẹ́ jẹ́yẹ̀wò tó má nípa àdẹ́wò mọ́ mọ̀rí ti pé àdẹ́wò ìwà ní lówó rárá ìlówó gẹ fún ààrẹ àdẹ́wò tọ́lọ́fẹ́ sọ ní Qur'an innama amwalukum wa auladukum fitna àwọn dúkìá ta fún yín tínú rẹ̀ dúkà ìwé lówó mo la tulhikum amwalukum wa auladukum an dhikrillah ẹ̀yin tẹ́jọ́ olùgbàgbọ́ òdodo ẹ má jẹ́ kí dúkìá yín kí ọmọ tẹ́ ní àti àwọn nǹkan tó mọ́ ń dùn yẹn ẹ má jẹ́ kó gbé yín kò níbi ìrántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti níbi àwọn kẹtẹ ní bùkátà sí nínú tí èyàn bá ti lọ ní problem ṣe ìdánlò fẹ́ kí ẹmọ gbọ́ ibi pé nǹkan tó bá ti jẹ́ negative ní kàlàdẹ́wò ẹlùmí tí ó bá ti lówó mọ́báyì ah, àdánwò ti dé bá mi báyìí o ah, tí mo lówó lánàá wallahi ìgbà ó lè jẹ́ kí gbà tí wò lówó yẹ gẹ́gẹ́ ní ìkí ń sàdẹ́wò ìgbà tó bá ti lówó gẹ́gẹ́ ní wà jádẹ́wò fún mélòó mélòó èèyàn tó ṣe pé ìgbà tó ń tó ní dúkìá ayé ìgbà wọn àwọn dúkìá yìí òun ò ní istiqama lórí ẹsẹ̀ mi jẹ́ kó rí jó sí símá lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá tó bá compare rẹ̀ before and after yíò rí pa before rẹ̀ dájú after lọ ló jẹ́ kí hadith kan wà tánàbí sọ sallallahu alaihi wasallam ẹlòmí wà ọlọ́mọ̀ọ́mọ̀ kò fún olówó because tó bá lówó kò ní sẹ́sẹ̀ ọlọ́ọ̀kẹ́ sàánù rẹ̀ òun àwọn ọgbọ̀gbẹ̀ láfọ́sọ́wọ́ pé gbogbo kọ̀ntíṣẹ̀ tó bá ti wà láyé sórí tó bá ti wà pé ọlọ́run sáàmù ẹ̀sí bí sẹ́sẹ̀ lè báyà bí wà láìlú musulman lò tí ó mọ́ sí wà yí à ọlọ́run kan mọ́mọ́ sàánù rẹ̀ ni tó bá díyàmọ̀ kí a mọ̀ ló wà gbé à nítorí bí sókítẹ̀ bá kú tán fàǹkáṣàfà gìtọ́wù gìtọ́wù mọ́ sí bí pán fi gàgábò wà lójú báyìí reality ń bẹ wájú àtàrí reality pàápàá in tán ń pè lódodo gangangangan alhaqqa alhaqqa ń bẹ wájú báyìí tí bá kú láyé bí kí wọ́n sí kìlì kan kó lójú yẹn jàù báyìí yíwa rí nǹkan clearly ah ah ìwọ orí tẹ́lẹ̀gbà tó wà láyé ìgbà tó wà láyé ìmẹ́ni ló fi ń gbé ah, ọlọ́run sọ ànẹ́bìsọ̀ lè mi fi ń gbé nígbà tí mo wá kú tẹ́lẹ̀ ìsìnbà ẹ̀sọ̀ àgbà ah, àṣẹ mẹ́wàá ń bẹ so al-muslim yatamassaku bid-din musulmi musulmi ma ń rọ́ ìwọ̀n dìrọ̀ mẹ́sìn ní bí ẹ̀sìn yìí sí ẹ̀kọ̀ in ti last thing tí mo ní náà ni lẹ́yẹ̀ sí ní first and last tí mo ní náà ìsìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala because tọba ilé bọ́ ah khusranun mubin khasaratun azim àwọn gbàmíwà tí yẹn bá kàtìrà lómi tẹ́ ti dá gbó ìwà

kí n tí ọdọmọdé padà Allah akbar bí ọ̀tọ́ bá ní pé lẹ́yìn tàlìkàwà tó bá tẹ́dùn ní ìfà òun lè bí káwọn àwọn sì súnmọ́ sáàlẹ̀ báyìí kí wọ́n mọ́ tó wọ́n fúnra mi kò pọ́síbù ṣùgbọ́n ní Ibn ọjọ́ ń kọjá tẹ̀mọ́gbùgbò bí na mọ́gbùgbò mọ́rọ̀ tẹ̀mọ́kù al'ayyamu àwọn ọjọ́ kọjá ilẹ̀ àná ti súwà bí ilẹ̀ ní ti máa bí mọ́rọ̀ díẹ̀ tó ti díkù lára rẹ̀ bá dùrẹ́ ti lónìí tẹ̀fútùfù ádàkàl ayyamu fàtà ara rẹ̀ mẹ́ọ̀tí bí bàtà rẹ̀ bá ń sàmpépà rẹ̀ díẹ̀díẹ̀ igi tó bá fẹ̀ tó báyìí tó bá sàmpépà rẹ̀ lẹ́ni ojoojúmọ́ 8 second lọ́nà ẹ̀ wọ́n jọ́kùnlá rẹ̀ nígbà tó bá ti ṣe bá wọn yóò padà kalẹ̀ tẹmọ́gbò ní al'ayyamu tẹ́tọrọ wà iná ma nù sáàkù ilẹ̀ àjáàlì wà láàáyìn tẹ́ndoro wọ́n sì tí wà lọ síbi sàárè báyìí wọ́n gbá lọ síbi kú oníkálùkù هذا المشيب المكدر ogbó kùjẹ́kùjẹ́ tó ti wá dìbà ogbó tó lè múùfù máa mọ́ ti yẹn kò sẹ́nì kan tó lè yọgbó ẹ̀kọ́ mẹ́ kò sẹ́nì kankan tó lè yọgbó ẹ̀kọ́ mẹ́ recently mo kọjá nǹkan mo wá rí àwọn ẹ̀yà ogbó kan mẹ́ tí wọ́n kẹjù kọjá báyìí kí ní ẹ̀kan mo wá sí lórí pé ah, ìgbà kan láàrín ní ìwúná wà ń sàn góòdì bàkan náà wà ń táwọn àṣẹ gbogbo gbádùn ayé yìí àṣẹ innal hayata qalilatun ladhatuha àṣẹ gbádùn ayé kéré àṣẹ òsì kẹkẹ̀mẹ́ tí wọ́n rí tí wọ́n mọ́ sí ẹni wípé tàbáwọ́ àwọn ẹlòmí nínú àwọn àfáà gbàmí tàbáwọ́ àwọn àfáà tí wọ́n dágbà tẹ́dà ń gbó láyé ẹwọ́ Sheikh Hassan Mabzuk Al-Banna bàbá yẹn lé ní 100 years láyé wọ́n ṣẹ̀ṣẹ̀ kú ní last year ní last year àbí last years wọ́n dàbí last year wọ́n wò pé bàbá yìí 100 years láyé ẹwà wọn Ibn Baz rahimahullah táwọn lè dàgbà ẹwà wọn Ibn Uthaymin rahimahullah ẹwà wọn Sheikh Rabi kanú àwọn láyé ládùgbò lómi gẹgbẹ́ wọn náà o mọ́ lágbàjá ní 1950 kìníkan àwọn ní deputy kìníkan ní 19 kìníkan àwọn ní treasurer kìníkan ẹ̀dàkùn sí ìlú wá sẹ́kùnmọ́dé ni ẹwà wo àwọn àfáyàn kọ́ wo ìgbà táwọn wà nígbà ìgbà ìwé ìgbà ọ̀dọ́ àwọn jahada fi sabilillah àwọn ńlá ìgbà ọdún lójẹ́ títẹ̀ máa wà rí nínú ìsìnà èyí ìwọ ọ̀dọ́ tó ń fi ọ̀dọ́ rẹ̀ sùfù àánú rẹ̀ ń ṣe ní wọ̀láhì ó padà sún ẹkùn rẹ̀ àwọn ilé ọ̀dọ́ tí wọ́n nígbàtán kéré Ọlọ́run wá wọn di gbogbo tó bá lọ kààdọ́ tí wọ́n nígbàtá ní tíwọn kékeré mali'un bil ilmi wà bí dáwà àwọn àfáyẹ láti kékeré tí wọ́n ìmú àti kékeré ni ìmí ìwọ́ gbogbo kó tó pẹ́ ẹ̀lẹ́bùn yẹ̀sọ́ ti á kọ̀rántà lẹ́yìn ìgbà 15 ní pẹ́ 15 years ló máa rí Sheikh 15 years ni wọ́n pẹ́ wà lẹ́wọ́n ti máa rí Sheikh Muhammad bin 12 years náà tàti kò sáyé kò sáyà wọ́n lè mọ̀ pé ní ìsìnwọ̀n ti kú báyìí àmórípa tí wọ́n fi ilẹ̀ kò parí mọ́dé ní orípa wọn fi ilẹ̀ nígbàtí ọdún láàrín wà dàgbà wà di kùjẹ́kùjẹ́ ó parí kẹkẹsì so lẹ́gbẹ́ ọ̀dọ́ wallahi alẹ́bìnrin ìgbìtẹ́ni mọ́ ọ̀dọ́ ìjọ́dọ̀ kó tó di tẹ́fì yóò dágbó ìjọ́dọ̀ kó tó tẹ́fì yóò dágbó tẹ bá ráwọ̀ ọ̀dọ́ lé ní báyìí ti fún lọ mo ti make seven digits mo ti make 15 figures mo kí make ní kẹ̀kẹ̀kan mo ti ra upload status pẹ̀lú àwọn oúnjẹ àwọn mọ̀lẹ̀hìyàt àwọn mọ̀lẹ̀dát mo ti ẹ̀rẹ̀ tó gẹ́tẹ̀lé mo wà ní kìníkà mo ń gbádùn lọ́wọ́ báyìí tó gbádùn kú ni tó bá padà yá wọ́n mọ̀ gún búrẹ́dì fún wọn gún sómi wọ́n àfọwọ́ fọ́ báyìí wọ́n wà sí ẹ̀rọ ẹ̀rọ àwọn ọmọkùsọ̀ èyí tó bá sí wà láyé ẹjá sọ kíso ọmọ kékeré rẹ̀ fún wọn kálíbà mọ̀ wípé àfíká kọ́ ọmọ alẹ́sìn láti kékeré wọláhì nínú ní tẹ̀fẹ́kù suratul Buruj kíso kíso tó lálàáfíà anẹ́bìsàlọ́sàlọ́sọ̀ nígbàtí wọ́n sọ wípé idhum alaiha qu'ud wa hum ala ma yaf'aluna bil mu'minina shuhud wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid anigbo so kisa tó wà mi aji kawa ọmọdé kawa ọkùnrin ọmọdé kiri ọkùnrin ìkan nínú àwọn ẹmẹ̀wà ọba àbí ká ní pé ọba sá wọ́n wá ní pé kọmọ̀ ikú lọ mọ́ kọ kan

tí mọ́ dámì tán sí nǹkan tí ó dá yóò pè wọ́n àpíkẹ́sì ah, yíò wádá sọ́rọ̀ ọ̀rọ̀ ẹlímẹ́tì ní effect báyìí ọ̀rọ̀ kìí ṣe ẹ̀kan lọ́rọ̀ mọ́ ní effect ó ní take years gan tọ́kàdà wá yá ẹ̀rù yóò kàá dùkú nílé ẹ̀kọ́ mọ̀gbọ́n ká ẹwà òótọ́ mẹ́lọ̀ wọ́n ifá bọ̀ ìwọ ló sọ̀rọ̀ náà nígbàtí ọmọ ìwà ọmọ yìí tọ́bátà lókọ́ lọ́kọ́dẹ́ kò wá lọ sọ́dọ̀ àwọn onídẹ́yẹmọ́ ọ̀dọ̀ àfáì ní wọ́n kọ́ ìmẹ̀ẹ̀sì ó wá pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn ilé òkòbí àwọn yóò ti mọ idẹ́ dáadáa àti kékeré kó yóò ti mọ idẹ́ yóò ti ní magic burúkú lọ́wọ́ yóò àmà wúlò fọba bó sì yánu bí kíníkà sí sí kíníkà kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ìlú kí wà láwá ọmọ yíwa lọ sí ibẹ̀ ah! ó wá ṣe dùá ní pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala kí ni ẹdí ẹkù lọ́nà àyí wọ́n ti wá rí gbogbo ọmọ yìí ọmọ alágbára lọ́mọ yìí ìgbà ọmọ yìí lọ́wà lórí òdodo ìgbà o kí ní kan tó wá sí ọba náà gbogbo àwọn onídẹ́nù ló orí kẹkẹ sí sí ọmọ yìí wá ṣe dùá pẹ̀lú orúkọ ọlọ́run ọba kí ní ẹdẹ́kùn bẹ̀ ọba bèèrè gbẹ̀gbẹ̀dú kí ló fi sàdúrà ní ìsinmi yìí ó ní ó kọ Allah ni ah kí ní pè ní Allah ẹlọpádánù wọ́n mẹ́kà tẹ́ntì díẹ̀ mẹ́ta láti pa wọ̀lá ẹ̀wọ̀n nípa wọ́n kọ́kọ́ ní ká lọ sọ látorí àpáta ká di kọmọkán sọ lórí àpáta àpáta yẹn ní àwọn tán ní ká lọ sọ ogun wọn dánù ọmọ ìtún wọlé pẹ̀lú àlàáfíà nígbà tó tún yá ẹwọ̀dọ́ tó ti ní mẹ́sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò sí tó lè dẹ́rù ẹ̀ àmọ́ pàọ̀ ẹ̀yẹ wa kú lálẹ́sẹ̀ èmi ní àkọ́kọ́ wa kú tẹ́ bá pa mí sí èmi ní kọ̀kọ́ kú láyé ọmọ anẹ́bì adáwọ̀ lọ́kọ́ alayhi salam ayẹ́jì ti kú kú pẹ̀lú kọ́ but èyàn ó kúkọ ní problem kí ni máa kúlé lórí ní problem musulmi kí n bẹ̀rù kú musulmi wọ́n bẹ̀rù pé kí ni máa kúlé lórí ní ha ah, hey wọ́n fẹ́ pàmí wọ́n fẹ́ pàmí ní kí ni ta ni ó pa tó bá ti pọ́pẹ́ nìkan fẹ́ pàmí ètí mọ̀ mẹ́rin ẹ̀dàkùn kí ló kù tí ló kù kí ló kù tí tí múdọ́ tí tí múdá ní tí múdọ́dọ̀ lọ́wọ́ bá intẹ́gùmọ̀ bìbí ní tèbìrì bí musulmi ṣe mọ́ ní ìfẹ́lẹ́ yìí ọmọ ìwá ni ọba ti ní pé kán lọ sọ́sọ́ mi kán sọ òkúta mọ́ kán sọ sínú odò wọ́n fẹ́ fi kó owó pa ọkọ̀ ojú omi tún ní gbogbo wọ́n tún dà sódò wọ́n ṣe ṣe ṣe ẹni ni ní pé ṣe ń sọ ẹwà wọ́mọ̀ yóò ọmọ yìí wá fẹ́ fi ẹ̀mí tí ẹ̀ kalẹ̀ láti lè jẹ́ káwọn lókún mọ́ni ẹmọ́ tó wá sí wá ní pé ṣe ń kọ́ ní tó nípa mí ìwọ̀n báyìí ó ní bẹ́ẹ̀ ó ní ẹkọ́ gbogbo àwọn ará àrùjọ sí wíkà ẹwà sọmímọ́lẹ̀ ẹwà mú ọfà ẹwà ẹwà ní ní orúkọ ọlọ́wọ́ ọba ọba tọ́lọ̀ yìí joseph ẹwà tamọ́nu ìgbà ẹni tó wá kú ọba ní ẹ̀mí pé kìníkà mọ́ sí ẹ̀ pẹ̀lú bí igó àti bí agbára ẹmọ́ gbẹ́yẹ̀ tó wà bí ó lágbára in tó sàmọ́ rí ní pé ó ní ilé oorun mẹ́ pé ó kó lé olúgbé yẹ́ àwá o ọmọ ti fẹ́ mú mi bò mí o àmọ́ pé wọ́n kọ́ àwọn ìjọ bá mú àwọn ará ìlú táwọn òṣèṣí tí wọ́n wọ́n bá na ọfà báyìí ọba bá ní pé ní orúkọ ọlọ́run ọba ọba ọmọ èyí o fi orúkọ Allah ó fi bí ọlọ́run láti lè fọpa ọmọ èyí ó tàbí ọmọ ẹ̀kọ̀ kú ni gbogbo àwọn tó wà ń bẹ̀rẹ̀ wọ́n sì nígbàgbọ́ jẹ́ ọwọ́ bá wùgbé ah problem kan láfẹ́ pa apá lójú ẹsẹ̀ gbogbo yín kí lẹ́sọ̀ ẹ́ gbogbo àti nígbàgbọ́ nínú Ọlọ́run tọ́mà yìí ń ese lójú ẹsẹ̀ ló bá dé ẹmọ bá ń gbẹ́kòtò wọ́n sì gbẹ́kòtò kalẹ̀ bá ọgbọ̀n wọ́n bá bẹ́ẹ̀ sí ní máa dá iná sínú ọ̀rẹ́ ọwá tó àwọn anábì sọ ìtẹ̀yí fáwọn sàábì anábì sáà fáwọn sàábì rẹ̀ nígbàtà wọ́n bá nẹ́bì tàwọn sọ́bá nẹ́bì pé ah ìyà yìí ti pọ̀ anábì ní ìyàwó jẹ́ ìyàwó lẹ́tì jẹ́ anábì wá sólè fún ẹgbẹ́ ẹwọ lè báyìí wọ́n ní kàyẹ mọ́ kósílẹ̀ sólè kósílẹ̀ ní àyídẹ̀ ń kósí al-iman al-iman wa taqwa taqwa hahuna taqwa bí ti ń bẹ ní ibi tó wà nínú ọkàn àwa mọ̀ spread sí oríkèríkè rẹ̀ àníbì tí wọ́n mẹ́ṣẹ́ kí sọ ìláti lè fi ṣàlàyé ọmọ mẹ́ta náà sọ̀rọ̀ nígbà tó wà ní ẹni tó wà kékeré àníbì ìrísá ọmọ ẹlẹ́ẹ̀kìtì lábẹ́sọ yìí ìyá ọmọ yíwá gẹ́gẹ́ Allahu Akbar ìyá ìfẹ́ padà ìyá ìfẹ́ padà ká ah, àwọn ọmọ yìí ṣe pé à sí wà ọmọ yìí sí sọ̀rọ̀ wàláhì nígbàtàgbìlọ anẹ́bí isa lọ́sọ̀ ọ̀gán ìgbó sọ̀rọ̀ anẹ́bí muhammad sallasala ọlọ́sọ̀ ọmọ yìí anẹ́bí ọmọ yìí náà sọ̀rọ̀ ọmọ yìí pé ìyá mi ẹjá wọnú náà ìyà díẹ̀ náà ìyà kíkíní ni ìgbádùn tí ò létán ìyá ikú sínú náà pẹ̀lú ọmọ yìí lọ́wọ́ fi pé adnáwò dáti wọ́ ẹ́ dáti wọ́ idhum àríhà ṣùgbù wọ́hum alámá yẹ fàálù na bìlìmọ̀ nínú ṣùgbù gbogbo wọ́n sì jòkó wọ́n lè ń sàbúrú fáwọn mùmìnì wọ́n sì wọ́n báyìí wà máa náà kọmù mínú wọ́n ò ṣe wọ́n o wọ́n ò jálẹ̀ o wọ́n ò payẹ́ o wọ́n ò ṣe zìná o wọ́n ò ṣe yàúyàwó o wọ́n ò sábùkù kẹta o illa ayyukunu billahi eh, al-aziz al-hamid ẹ̀ṣẹ̀ wọn ah, lẹ́nu wíké tẹ́gbẹ́mọ̀ kọjú èmi tí wọ́n tán bájà rí kí nìdí ó ti bá ń ka Kùránì jù kí ló dé wà jù kó sí ilé látàárọ̀ àyókù wọ́n ti bá lọ ní àwọn tv wọ́n mọ́ ka Kùránì nínú lẹ́lẹ́ lọ́jọ́júmọ́ wọ́n lọ́kọ́ sẹ́sì ní ìntẹ́ torí bẹ̀jẹ̀ mẹ́fà ìwọ tó bá torí ẹ̀ bá wọn náà jà ìwọ kọ́ làkọ́kọ́ wọ́n náà láwọn sálàfù sáwọn yẹ wá sáàmù sá wọ́n ṣe sùúrù títí tọ́lọ̀ bá fi pẹ́ ẹ̀mí wọn

kàtù sọ ilé káwọn yẹ fi mọ̀ pé wallahi kò sí wàhálà tó bá ń gótù àwọn ìgbótù tó jù bẹ̀rẹ̀ alẹ́bìnrin tó gbẹ̀rẹ̀ ayé sallallahu alaihi wasallam tí kídà jẹ́ ìtòdé ọdún mẹ́ta ìyà ebi burúkú ṣẹlẹ̀ ọdún alákọ̀ọ́kọ́ ọlọ́run ní kí ó jò kó di wọn tọ́jú omi rẹ̀ mú kó mọ́rọ̀ ilẹ̀ ìwọ náà di wọn tọ́jú rúbìrù ní mú kọyín kò ní jáde mọ́ sẹ́ẹ̀mù pàwọn rúbì kẹtù bàbá tó bá ti lè plant seed ẹ̀ sórí ogun yẹn nkankan ní wùbẹ̀ ma àfi sídì àwọn mechanized sídì ni àwọn tán sínú láàbù a ń súnmọ́ wàsíkún lọ bọ̀dí ẹ̀dẹ̀ ẹ̀ rí pàwọ̀ èso agbó òdùmọ́ ní tó bá dùmọ́ lẹ́nu díẹ̀ yóò dẹ̀ túnmọ́ kó alùbáríkà yọ́nù kẹta ń sẹ́lú jùmọ́ anẹ́bí láti kọwàá ń bọ̀ wá wọ́n tọ́ di orúgbìn àwọn olóòní ọmọ jáde máa wọ́n tọ́jú ojú mọ́rọ̀mọ́ ọdún aláàkọ́nù ebi ó ti bẹ̀rẹ̀ báhùn tó bá di ọdún kejì ọlọ́run ní pé ìwọ sánmà di two third mú ìwọ́lẹ̀ ìwọ́lẹ̀ di two third mú ìdá méjì nú mẹ́ta kọbúdọ̀ ọ̀rọ̀ mọ́ ìdá méjì nú mẹ́ta irúgbì ògbìdọ̀ jáde

àníbi ìyàn wà bẹ̀rẹ̀ àti wàhálà àti ìdàmú gbogbo tó ní sí ọwọ́ rẹ̀ tí ó bá ti tó jẹ ó wà jẹ́ padà jẹ pépà ọ̀nà ẹlùmí ò jẹ mọ́tò ó jẹlé yóò lágbára rí pé àwọn èèyàn yóò sì máa jẹ wọ́n sì máa ah kò sí tí ò ní jẹ mọ́tò ṣùgbọ́n àsìkò ìyẹ̀kẹ́ ti mú lọ sẹ́yìn kódà láwọn ìlú ìbò tí ó dìkọ́ padà jẹ òkú ara wọn tọ́lọ wú òkúrù sàlẹ́bà tí wọ́n jẹ́ ò ní jẹ́ kíni àwọn èèyàn bàbá mi jẹ ọmọ rẹ̀ inú lórí ọ̀rọ̀ wọ̀ ìbá yóò kí ó kébà yóò mọ́ bẹ̀ yóò dùn yóò jẹ tútù lẹ́nà ànígbà ní ibi wà lé ayé ò lé ọdún tó tẹ̀lé jálùjáde ẹwà bá jólúgbàgbọ́ tó bá ní ìgbàgbọ́ tó jòdòdó ń gbà náà wà láìwò nǹkan kí ní gbé ọkọ̀ lórí ẹ̀sìn lédè ẹwẹ́ lórí 10,000 lẹ́nu ìdíje fèrí bá 10,000 lẹ́nu ìdíje fèrí bá sẹmó 5 kg lẹ́nu ìdíje fèrí bá sí wọ́n wà ní ní ìmánì lásìkò nígbẹ̀yà yìí bàná dàjálùwà dé dàjálùwà ní ọkọ̀ oúnjẹ bẹ̀lọ́dọ̀ tẹ̀ bá mú ẹwà dẹ́wò ọlọ́mọ́ mọ́ dàjálù bá dé pẹ̀lú oúnjẹ bá mú àmọ́mọ́jẹ̀mú ni ó kọ̀kọ́ gbà tó lọ lọ́wọ́ ó kọ̀kọ́ gbà tó bá tó wá gbà ipé dàjálù ọlọ́run wá fún dàjálù láwọn agbára ìsìdìrọ́jẹ́ kó fi ṣe ìsìdìrọ́jẹ́ àdẹ́ kó fi mú àwọn èèyàn kó fi yádẹ́ òfà àwọn àwọn yóò tọ́dá àwọn ẹ̀nìkan sí ẹgbà kí mìíràn ah tàtún lọ́lọ́n lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn lọ́lọ́tún kan tá bá fi tẹ̀gẹ̀ sí ẹ̀yìn lọ́lọ́n tá bá tún yóò tẹ̀gẹ̀ kú ẹ̀yìn àtún lọ́lọ́n àní ẹfún ọlọ́jọ́ ẹfún ọlọ́jẹ́ ẹfún ọlọ́mí ẹfún ọgbẹ̀ wọn àmọ́ gbárùkùlà ẹwà dẹ́wò àwọn òkú àtàkùnfẹ́ àwọn olùgbà ìgbà wà láyà nígbà ibi ó pa wọn áyàmọ́ kúlẹ̀ ọkọ̀ kan báyìí náà ní à nígbà so ń pé àfikíyàn ní sùúrù alàlùkọ̀lì kíyàn kọ́ra ẹ̀ ní asọ́bùn ẹlòmí ó ti wà used mọ́ láìfù bá lè pé kò lè ní sọ́bùrù ìṣẹ́jú méjì lórí ebi ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìtàlẹ̀ ìdàjáde wọ́n láyé ìtàlẹ̀ ìdàjáde ní ọkà sáàkùnbọ́nà sí wọ́n ìdàjáde dákùn wá èmi ti gba síkúrítì dákùn wọ́n sọ fẹ́ ìwọ́dí o sáàfẹ́ mi ló jẹ dákùn èmi ti gbàgbọ́ ọ̀rọ̀ náà ó di kèfèrí ó tẹ̀ sí rẹ̀ tamanan kọlìlà ẹgbádẹ́ gbogbo àwọn ẹjí ká ṣe sùúrù àwọn tó bá ṣe sùúrù bá yíkọ wà ákíbájú lèlè mọ̀síkẹ̀ ìgbẹ̀yìn olóorí wàláhì àwọn ìgbẹ̀yìn ọlọ́bà ní ọlọ́ so àwọn akẹ́kọ̀ọ́sà àmì Allah subhanahu wa ta'ala musulman kan kọkọ a hada wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh